إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́nà ọba nìkan ṣoṣo ni ayin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwa ìrànlọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni àwa àforíjì rẹ̀ àwa ìsọ́dí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala níbi aburú àwọn ẹ̀mí wa àti aburú àwọn aṣẹ́ wa dájúdájú ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà

tẹ bá ń ṣe lé Ọlọ́run Ọba yóò ma bá yín tún àwọn sẹ́yìn ṣe yóò ma foríjì yín àwọn àṣìṣe yín ẹni tí bá ń tẹ̀lé tọ́lọ́run Ọba àti tòjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló ti jèrè èrè ìjẹ tí fi ń ga jùlọ lẹ́yìn wá gbaná èyí tí fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ ìmọ̀ sẹni tí ń ṣe dèrò náà ni ibadallah ẹ páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ páyà Ọlọ́run Ọba láwọn àsìkò tó ga lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ sì jìnà sí ẹ̀ṣẹ̀ nínú àwọn àsìkò tó ga lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn àsìkò tó tóbi àwọn àsìkò tó Ọlọ́run Ọba pánlé mawasimul khairat àwọn àsìkò tó ṣe pé èyàn fi ń ṣe dáadáa èyàn fi máa ń sẹ́rí padà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala èyàn fi máa ń ránú Ọlọ́run Ọba gbà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sì máa ń foríjì àwọn ẹ̀ṣẹ̀ ibadallah ìpáyà Ọlọ́run Ọba láwọn àsìkò yìí àwọn mẹ́wàá Dhul-Hijjah tá ti wọnú rẹ̀ yìí nínú àwọn nǹkan tí ó yẹ kíyàn mójútó ni torípé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sàlàyé pàtàkì àwọn mẹ́wàá yìí fún wa àti ìjọsìn fọ́lọ́run Ọba nú rẹ̀ àti ìmọ̀ràn tó wà nínú bukhari annabi sallallahu alaihi wasallam sọ pé ma min ayyamin al'amalu fiha so afdalu min hadhihi al'ayyam annabi sallallahu alaihi wasallam sọ pé kò sí àwọn ọjọ́ kankan tó ṣe pé àwọn ṣẹ́ àwọn ṣẹ́ olóore tí ẹ máa ń ṣe tó lọ́lá tó àwọn ọjọ́ yìí that is mẹ́wàá ìbẹ̀rẹ̀ dhulhijjah wọ́n bí annabi pé wala al jihad fi sabilillah kódà jihad gẹ́nà ń tíyàn bá ìjẹ́ jihad náà kọ́ sí kò tún lọ́lá ju pé tíyàn bá jọ́sìn fọ́lọ́wọ́ bá nínú àwọn mẹ́wàá zulhijja yìí lọ ni anábi ni wala jihad kódà jihad gan lọ́lá jùlọ so kíyàn jẹ́ jihad gan lọ́lá tó kíyàn jọ́sìn fọ́lọ́wọ́ bá nínú àwọn mẹ́wàá yìí lọ ibadallah ṣe rí ọjà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń ta fún in tí ó jẹ ká gbọ́ yé náà ó dà gẹ́gẹ́ bí ẹni tó ń ṣòwò tó gbọ́n ni ẹni tó ń ṣòwò tó gbọ́n ó mọ̀ pé àwọn àsìkò kan wà tọ́jà máa ń dẹ̀ àwọn àsìkò kan wà tó ń lè rí ìrà báyìí àwọn àsìkò kan wà tó ń lè rí ìrà fún ìlọ́po tó ń rí tó yẹ pé tó ń máa rà tẹ́lẹ̀ òun ó rí lọ́po mẹ́rin rà léye kẹ́kẹ́ náà ṣe wá rọ́lọ́jà tó bá gbọ́n yóò mọ̀ wò pé ah, àwọn àsìkò yìí so wọ́n mójútó so yóò wá mójútó yóò wá dún ní máa rẹ̀ kò túnmọ̀ pé kò ní tajà náà láwọn àsìkò mi o bẹ́ẹ̀ ló sì yẹ kẹ́rù máa ronú pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu so àwọn àsìkò yí àwọn àsìkò tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala tó ma ń yọnú sí àwọn iṣẹ́ ní ìyọnú tó gaga àwọn ẹ̀san tọ́lọ́run Ọba tún wá máa ń fún àwọn iṣẹ́ àwọn iṣẹ́ àwọn ẹ̀san tó tóbi gan ni so so àfi pé Ànábì ó ti oríire kan kò ní máa wà àbí àsìkò kan wà téèyàn ó ṣiṣẹ́ anábi sallallahu alaihi wasallam ó ti sàlàyé àsìkò yẹn so òun náà anábi sallallahu alaihi wasallam wá sàlàyé gbẹmẹ́wàá Dhul-Hijjah anábi ni wala jihad kódà ìjagun sójú ọ̀nà Ọlọ́run ọba gan lọ́lá tó kíyàn ṣiṣẹ́ nínú àwọn àsìkò nínú àwọn mẹ́wàá yìí anábi wà ní illa rajulun àyàfẹ́ nìkan tó ṣe pé kharaja bi nafsihi wa malihi falam yarji' bi àyàfẹ́ tó ṣe pó jáde pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti ìsọ́ lọ jagun sójú ọ̀nà Ọlọ́run bá pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ kò wá padà pẹ̀lú nǹkankan àti só kú sójú ogun irú ẹni bẹ́ẹ̀ nìkan lèyàn lè jùlọ so ló lè ju ẹni tí ń si iṣẹ́ àwọn sí olóore nínú mẹ́wàá Dhul-Hijjah lọ so ká gbìyànjú ká sálà pàǹtẹ̀tì sọ́dọ̀ Ọlọ́run wa subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni ó ti ń jọ́sìn fún Ọlọ́run ọba tẹ́lẹ̀ kó tó dé àmáwọn wọ́n náà wò tí yẹn bá múra sí lásìkò yìí ẹni tí ń jọ́sìn fọ́lọ̀wọ̀ bá tẹ́lẹ̀ àlékún ní ó tún débà ibadallah káwà sọ́ra àwọn àsìkò tọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala tọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala bára kí yẹn máa sí ọlọ́wọ̀ bá ń bẹ̀ ìbínú ọlọ́wọ̀ bá nípa Ọlọ́run bá búra pẹ̀lú àwọn òru mẹ́wàá kan nípa àwọn òru yìí gẹ́bí alimam ibn jarir at-tabari gẹ́mọ́ sí sọ nípa àwọn sahaba nípa ẹnu wọn kò nípa layalin ashr nípa zulhijja ló ń tọ́ka sí so kódà ibadallah so gẹ́gẹ́ bí òru rẹ̀ ṣe lálbarka gẹ́gẹ́ bí òru rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run bá subhanahu náà àtọ̀sán zulhijja àtòru rẹ̀ gbogbo ẹ̀ dáadáa al-Hafiz ibn Rajab rahimahullahu ta'ala wani wal ayyamu idha utliqat dakhalat fiha al-layali tab'an so ta ma ń dákọ̀ òru àbí ta ma ń dákọ̀ ọjọ́ àwọn òru náà wọ̀ so àti àwọn ọ̀sán rẹ̀ àti òru rẹ̀ ló lọ́lá so torí ìyẹn ti lè gbọ́ rí pé àwọn ọ̀sán rẹ̀ nìkan ló ara àtọ̀sán rẹ̀ àtòru rẹ̀ gbogbo ẹ̀ ló lọ́lá ibadallah so gbogbo ẹ̀ ló yẹ kí èyàn máa sálà pàntètè láti jọ́sìn fọ́lọ́wọ́ bá nínú rẹ̀ so ibadallah káwà lọ mọ́ ní pé àwọn sàhábà àwọn ẹni rẹ̀ àwọn ẹni síwájú wọn máa sálà pàntètè láwọn àsìkò yìí láti rí àánú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gẹ́bí al-imam ibn al-qayyim rahimahullahu ta'ala gẹ́bá sí sọ nínú zadul àwọn ìjọsìn wo ló tọ́ àwọn nǹkan wo ni Ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́lọ́run bá pàṣẹ rẹ̀ àbí lọ́lọ́run bá fẹ́ jẹ́ ká ṣe láti orí ahán òjíṣẹ́ rẹ̀ nínú àwọn àsìkò yìí Ibadallah alákọ́kọ́ òun náà ni wípé tí Dhul-Hijjah bá ti wọlé Dhul-Hijjah àwọn àgbà àwọn àsìkò hajj àwọn àsìkò táwọn èèyàn tí wọ́n lọ lé Ọlọ́run bá subhanahu wa ta'ala tí wọ́n lọ ma dó fún Ọlọ́run bá tí wọ́n ma sáré fún Ọlọ́run bá wọ́n ma rántí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ́sàn lóru wọ́n ma kí àwọn nawafil fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn àsìkò yìí anábi sallallahu alaihi wasallam sọ pé tí Dhul-Hijjah bá ti wọlé ní pé èyàn wá gbà lérò láti dúnra so èyàn gbà lérò láti pọ́ fẹ́ dúnra ní pé kó mọ́ mú kankan kó anábi sọ pé idha ra'aytum hilala Dhil-Hijjah tẹ bá ti rí oṣù zulhijjá pé zulhijjá ti wọlé wa arada ahadukum an yudahi ẹnìkankan nù yóò sì fẹ́ ṣe kíni ó fẹ́ pẹ́ran wọ́n ni falyamsik an sha'rihi wa azfarihi so kó ya kóra dó níbi àwọn ọrùn rẹ̀ àti kaná rẹ̀ so má gẹ kaná má tí yàn bá fẹ́ pẹ́ran nígbà ẹ̀mí ah, ò pẹ́ran ẹ̀mí fẹ́ báyàn parí èyàn fẹ́ òun ò pẹ́ran bóyá látara pé kò ní rẹ̀ ni o ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀yẹn ni lórí ẹni tó bá ní kápá rẹ̀ alal asah léyìí tó tẹ̀sùn jù pẹ́ni tó bá ní kápá rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹn ni so kìí sọ̀rọ̀ èyàn fún gbogbo èyàn kìí ṣe pé ah súnnà mọ̀ akáyà ní fún gbogbo èyàn so ẹni tí ò bá ní kápá kìí sọ̀rọ̀ èyàn fún so kó sì mọ́ kọ́ra rẹ̀ sí wàhálà àmẹ́ni tó bá ní kápá rẹ̀ ọ̀rọ̀ èyàn ní fún so gẹ́gẹ́ bí Ibn Taymiyyah rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ so àìmí ò wá pa so látara pé kò níka àti mọ̀ pé kò pa láti pa nìyẹn ni ò fi pa o àgbẹ́ ah mi ò láìkí ah, a máa pẹran chicken lè pa fún Christmas Emi láìkí kí máa pa ara ọ̀ so ìyẹn ń gbé ọdún ẹbọ so ọdún pé wọ́n sọ pọ́lọ́wọ́n bá bímọ ìyẹn ń gbé lárugẹ yóò pa chicken yóò tún ra chicken fún gbogbo àwọn ará àdúgbò ẹ máa pa lọ ẹ tó sáà ní títí báyìí káwọn yẹn máa rí so àmẹ́ nínú ọdún tó jọ́dún Islamu so kò ní kò ní pẹran ìbádọ́lá eléyìí anù ni ò ṣe ìtọ́nù tí ó ti gba góòlù lọ́wọ́ rẹ̀ so wá fún ní fake so sheikh khalid so al-Dhafiri so wọ́n sọ pé wa yukhti'u man yadhun wọ́n ló sàṣìṣẹ́ ẹni tó bá ń rò ní pé anna haram so ní pé a ní pé anna tó bá rò pé

so aw yusammihi ihraman kí àwọn ọmọ pé ní pé ààyè ah, ma ń gbé tí ìzòlè hijab bá ti wọlé àwọn tàbá wà nílẹ̀ àwọn ó gbára mi so ẹlùmí tún ma ń bá dé ìkọjá àlà pé òun náà wà nílé yóò tún bẹ̀rẹ̀ sí wọ́sọ ba yóò pàkájà báwọn aládájí ṣe ma ń pàkájà yóò wà tíra ẹ̀mọ́lé so kálúwà so táwọn yẹn bá wá ń bí pé ah, àfá kí ló dé àárín ah, yípa <laughs> òun wà maka gbogbo bẹ́ẹ̀ wàlá haula wàlá quwwata illa billah so eléyìí ó ti wọ àpọ̀jú fíìmù ni o so wọ́n ni bal yajuzu lahu at-tib wọ́n ni yálà irú ẹni báyìí so pẹ̀fíìmù tó fún kìí ṣe haram ló wà wal jima' àti ma súnmọ́yàwó wa ghayri dhalik àtàwọn nǹkan mìíràn mimma yamna'u 'ala al-muhrim nínú àwọn akọ́ tó pé èèwọ̀ ni fún muhrim so sheikh khalid so al so wọ́n wá sọ bẹ́ẹ̀ náà pé wani wakadhalika man kana muwakkalan bi dhabhil udhiya wọ́n lẹ́n tó bá yẹ pé wọ́n kàn fún ní pé àkóbá wa pa ní ohun gangan kọ́ ní ń pa ẹran so ní pé àkóbá wọn pa so ẹ̀yà pé kìí ṣe gbogbo èèyàn ló lè dẹ́ran mú so wọ́n pé ìwọ bá pa walaysa huwa sahibuha kìí ṣe ohun gangan ló ní wọ́n fa innahu la yashmuluhu annahyu so àkílùkọ ah, rẹ̀ kíkọ̀ fún yàn pé kí yàn má gé kẹ́nà kí yàn má gé irun yìí kò mọ́ òun tí ẹ̀ so alágbàpá so ní pé agbà kó bá pá pé à ah, so ohun ohun kíníkín kò ohun lè gé kẹ́nà rẹ̀ o lè gé irun rẹ̀ wa gbogbo nǹkan làwọn èyàn ó ṣe tánàbí pàṣẹ sallallahu alaihi wasallam gbogbo nǹkan yóò kúlà àwọn èèyàn ṣe tó bá di súnnà nẹ́bì tó bá di tán nẹ́bì sallallahu alaihi wasallam báyìí so nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ àyàn tó dí bá ní súnnà nẹ́bì sallallahu alaihi wasallam ìntàn nẹ́bì sọ tó ṣe àbí tó jẹ́ lóǹtẹ̀ nínú sẹ́ ìntí jẹ́ súnnà sallallahu alaihi wasallam ni ó lè jẹ́ ọ̀rọ̀ àyàn ó so gbogbo nǹkan àwọn èèyàn ṣe àyàfi ìntàn nẹ́bì ya ànábì yẹn ṣe báyìí ẹ ara àfáà kan ní báyìí ànábì ń sọ báyìí fún ọláfáà kan sọ báyìí ibadallah irun gbò sínú tó yẹ kí ẹ máa gé o ọkùnrin ma ń fi irùngbọ̀n ẹlẹ̀ ní ìta nabi sallallahu alaihi wasallam sọ nìyẹn sa nabi sallallahu alaihi wasallam sọ pé arhul liha ẹ fi irùngbọ̀n ẹlẹ̀ ẹjọ́ gùn so ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ ìta nabi sallallahu alaihi wasallam ẹni tí wọ́n bá ń gbẹ́blẹ̀ lìtì náà nínú Dhul-Hijjah ayé ń gé kó tó wọlé kàmárò pé ara so kàmárò pé ń tẹ̀lá nabi sallallahu alaihi wasallam tọ́ ìpé ní tí kèé pé yàn ń gbé ìrámù èyàn gbára mi ò ara ò èyàn gbára Nabi sallallahu alaihi wasallam ẹni bá fẹ́ pa ẹni tó yẹ kún so àbọ̀tẹ́ tó yẹ pé òun fẹ́ báyàn pa ni òun gangan òun lẹ́ran so kò sí tó sí so barakallahu fikum bákaná ibadallah so láwọn àsìkò yìí èyàn lè gbàwẹ̀ so àmẹ́wàá Dhul Hijjah èyàn lè gbàwẹ̀ náà so Nabi sallallahu alaihi wasallam wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ so nínú hadithi Hunayda ibn Khalid so ó ní látọ̀dọ̀ ìkannu àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam gẹ́bọ́ sí wa nínú Abu Dawud sí alimamu Nasiruddin Albani wọ́n sì ní ó lálàáfíà wani kana rasulullahi sallallahu alaihi wasallam wani òjíṣẹ́ ọlọ́wọ́ bá o yasumu tis'a dhil hijja a ọjọ́ kẹsàn dhul-hijjá anábi ma ń gbà sallallahu alaihi wasallam so wa yawma ashura ọjọ́ ashura so ìyẹn ti síwájú ó sì tún bọ̀ so anábi sallallahu alaihi wasallam anábi ma ń gbà wa thalathata ayyami min kulli shahr àtọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù anábi sallallahu alaihi wasallam ma ń gbà wani so a ofinilẹ̀ pé anábi sallallahu alaihi ma ń gbà ọjọ́ kẹsàn bákanáà ó wá nínú an ní pé àwọn nǹkan mẹ́rin kan wà tí annabi sallallahu alaihi wasallam òkín fi ilẹ̀ o ní pé siyamu ashura so wal ashr so ní pé àwẹ̀ ashura annabi sallallahu alaihi wasallam òkín fi ilẹ̀ àti mẹ́wàá zulhijja so tàbá ní mẹ́wàá mẹ́sàn-án ni tó rọ́jẹ́ kẹwàá sọjọ́ ọdún ni so mẹ́sàn-án ni so ọjọ́ kẹsàn ni ọjọ́ arọ́fà so ọjọ́ kẹwàá ọdún sọjọ́ ọdún ń bẹ̀ so but wọ́n máa ń pè ní mẹ́wàá nítorí pé gbogbo àwọn ọjọ́ yìí náà ló lọ́lá so ọdún yẹn lèyàn fi bí ọlá tún lékún lórí ọlá ìbàtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala yọ́nú sí fáwọn musulmi kama sọdún ibadallah kí a sí bàbára tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bàbára kí a bàbára in tó jẹ́ ti islamu kí a sí fílẹ̀ in tó jẹ́ ti kàwọn kèfèrí kí a fílẹ̀ ẹ̀rọ ọmọ musulmi ẹ̀ ní ẹ̀rá pẹ̀rẹ̀ islamu kankan láàrẹ̀ ọdún àwọn kèfèrí ni ó gbé lórí sọ̀dọ̀ àwọn kèfèrí ní ó gbé lórí pé àárá ah, ẹ̀mí ìwálé fún wa ìnílé wálé fún ìdí ìnílé wálé fún léyá ó di Christmas àbí New Year la hawla wala quwwata illa billah ẹ ti rí ń sin abáwọn yẹn sí ma ń wọ́n nìyàn nfẹ́ àdínlá ti ẹ̀lé wálé fún iléyá at least nílé wálé fún New so kò yẹ kó ní nǹkan kan pẹ̀lú rẹ̀ lakum dinukum waliyadin so ẹ̀sìn tí ẹlẹ́sìn rẹ ẹ̀sìn islamu sí ni so ẹ̀sìn tàwọn kèfèrí lẹ́sìn wọn ò ní kankan ò nípin kò yẹ kó ò nípin kankan bẹ̀ so bọ́n ẹ̀sìn ń pín ìtẹ̀lẹ́dẹ̀ tí ń kalimọ́mù so ibadallah so hadithi hadithi tó lẹ́ni nípa nabi sallallahu alaihi wasallam ní pé ma ń so gẹ́bi sheikh al-albani so gbọ́n wọn hadithi mi náà gẹ́bi a ah, sheikh al so al-Ethiopi gẹ́bẹ́ ṣe sọ pé hadith yìí ó láwọn ọ̀nà mìí tó gbà wá tó lálàáfíà bákan náà ibadallah nínú àwọn oṣù yìí nínú àwọn ọjọ́ mẹ́wàá èyàn gbìyànjú láti máa rántí Ọlọ́run Ọba so èyàn gbìyànjú láti máa rántí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala èyàn máa sí àwọn adhkar so èyàn máa sí àwọn adhkar èyàn máa rántí Ọlọ́run Ọba ní gbogbo gbà so èyàn máa àwọn takbirat sẹ́rí takbirat méjì ló wà láwọn so àtẹ̀kbìrọ́tul mutlaqah àti al-muqayyada ṣe ní tẹ̀kbìrọ́tul mutlaqah ní pé tí Dhul Hijjah bá ti wọlé tó bá ti wọlé àsìgbà àtìgbà yẹn nìyẹn ti lè máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd ṣe àtìgbà yẹn àti símẹ̀ lèyẹn ti lè máa ṣe títí tí ó fi dé ẹ̀yìn ìgbẹ̀yìn àwọn ayyamu tashriq so ìyẹn ni mutlaqah pé òun gbogbogbò lóhun ìtumọ̀ gbogbogbò ní pé anytime lèyàn lè ṣe àwọn kan wà tó wọ́n wá dásà lẹ́sà pé àsìkò báyìí lèyàn máa ń ṣe òun làwọn èyí tí yẹn máa ń ṣe lẹ́yìn irun yẹn so òun làwọn èyí tí yẹn máa ń ṣe lẹ́yìn irun ní àwọn ọjọ́ àyàmù tashriq so tí yẹn máa ń ṣe lẹ́yìn irun lẹ́yìn ìgbà tí yẹn bá kírun tàbí ìrun láti Ọlọ́run ọba tí yẹn tún ṣe pé yíò ní láti ṣe ń jàmáà yóò ṣe gẹ́gẹ́ bá nẹ́bì sallallahu alaihi wasallam ṣe sọ ni yóò ṣe bá wọn sàhábà nẹ́bì sallallahu alaihi wasallam bá ṣe ń ṣe Ibadallah nínú àwọn nínú àwọn nǹkan tí a fi lè máa jọ́sìn fọ́lọ́run ọba nìyẹn kí èyàn pọ̀ láàfikàrù gan ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ gbogbo gbà ah, ah, kí ni ẹ fẹ́ fẹjọ́ ṣe àwọn ẹjọ́ tí ò máa Qur'an kí ẹ máa Qur'an ẹjọ́ náà ló ń rò látijọ́ ìwọ̀ àwọn àsìkò ọlá ó tún dé ẹjọ́ náà ló tún rò náà Ibadallah so bákan náà láwọn àsìkò yìí náà ìyá ni máa rántí Ọlọ́run ọba pẹ̀lú àwọn àfikàrù so wallahi nínú àwọn nǹkan tí èyàn fi ma ń kọ́lọ̀ ọba nífà so nínú àwọn nǹkan tí èyàn fi ma ń kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala nífà kí a ma fi ń rí àwọn orí Ọlọ́run ọba afkaru wa mẹ́gan kódà nabi sallallahu alaihi wasallam sọ pé àwọn tó ma ń rántí Ọlọ́run ọba gan àwọn tó ma ń ṣe afkaru gan wọ́n wà ní level àwọn ṣùhádá àwọn tó kú sójú ogun lójú ọgbẹ̀ndẹ̀ wọ́n àmọ́ bí wọ́n pé àyíyàn òkú sójú ogun afkaru yẹn ló gbé walhamdulillah bákan náà ní ọjọ́ juma ìmá sàsàlátù fún annabi sallallahu alaihi wasallam so nínú súnnà annabi sallallahu alaihi wasallam nínú nǹkan tó dáa ni so nínú ẹ̀tọ́ tí annabi sallallahu alaihi wasallam ní lórí rẹ̀ gẹ́gẹ́ bí musulmi ni so tí yíò ma fasalatu nan sẹ́ta annabi allahumma salli ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallim allahumma salli ala muhammadin èyí ma fasalatu nan sẹ́ta ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام الأتمان الأكملان على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله الله سبحانه وتعالى has showered a great favor upon us that we are witnessing the beginnings of Dhul Hijjah again in this year. Ibad Allah, this is a great favor from Allah subhanahu wa ta'ala. It is a bonanza from Allah to hasten towards good deeds and strive towards attaining the pleasure of Allah subhanahu wa ta'ala. Because righteous deeds in the first 10 days of Dhul Hijjah are better than righteous deeds in the month in the last 10 days of Ramadan. I repeat it again. So righteous actions in the first 10 days of Dhul Hijjah are better than righteous actions in the last 10 days of Dhul Hijjah. Yes, a lot of people might find it strange and odd But this is the case. And this is what the scholars have explained. So, in fact, so that we will not find it odd and we will know this, that is why we have to continue to mention it to us. That righteous deeds, the righteous actions, sadaqat, charity, salawat, nawafil, adhkar, all of these in the first 10 days of the Hijjah are more rewarding. They are more they are multiplied more than actions in other days. In the also in the last 10 days of Ramadan. They are better than the actions of the last 10 days of Ramadan. Yes. This is the case, Allah. So, Allah, let us hasten towards good deeds. Let us hasten towards Al Jannah that Allah subhanahu wa ta'ala promises us. And we never know, Allah. perhaps this is the last Dhul Hijjah that we witness. Allahumma اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم اغفر لنا ولهم يا رب العالمين اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصرهم يا رب العالمين اللهم انصرنا على أعدائنا اللهم ثبت قلوبنا اللهم اجعل كلمتك هي العليا اللهم ارزقنا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد